وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم فون الله سبحانه وتعالى أترى لكم كاتي جفون النبوة محمد صلى الله عليه وسلم eléyìí tí a fẹ́ bẹ̀rẹ̀ lé ní gẹ́gẹ́ bí a ṣe sọ fúnra wa òun náà ni tírà qa'idatun fi sabr ọ̀rọ̀ nípa sùúrù léyìí tí a ti ṣèlérí pé a bára wa sọ inṣáàlá kalibà gbọ́ kí nìkan tí wọ́n ń pè ní pàápà ìmọ̀ ní sùúrù yé so kó máa rùbí pé ẹlòmí gan tí ò ní sùúrù ara onórùbí ò ní sùúrù àbí ẹlòmí tó bá rùbí ò ní sùúrù kó mọ̀ pé sùúrù Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah àwọn ni wọ́n kọ risala kékeré ni àmọ́ tó tóbi gan wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ Allah wọ́n ni bismillahir rahim جعل الله سبحانه وتعالى عباده المؤمنين بكل منزلة خيرا منه ilé ìlàgbùdọ̀ kọ́kọ́ mọ̀ nípìlẹ̀ yí pé ọlọ́run ọba gbé àwọn ẹrú rẹ̀ tó bá jẹ́ mùmínì ní òdodo ọlọ́run gbé wọn gbogbo mọ́nsílà èyí tí fi ń dájú lọ́lọ́mọ́ ń gbé wá sí ibi tó bá rẹ̀ lé ní ibi tó ti ibi tí fi ń dájú náà nìyẹn fahum da'iman fi ni'matin min rabbihim àwọn tó bá jẹ́ rúsìn ọlọ́run ọba gbogbo gbà na ma ń wà nínú dẹ̀ra ọlọ́run ọba nínú ni'ma nínú nínú ni'ma ọlọ́ọ̀bá ní wọ́n wà àmọ́ ojú wa kàn máa ń kúrú lọ́pọ̀lọpọ̀ gbà àìkí rí ni'ma ọlọ́wọ́ bá bal o mọ́ ń pè wà ká mọ́ ṣe kúfù ni'ma asabahum ma yuhibbun aw ma yakrahun kò bá jẹ́ pé tí wọ́n nífẹ̀ẹ́ sí ló ṣe wọ́n ni àbí tí wọ́n kórìíra ló ṣe wà wà nínú pé ah kí lọ́lọ́wọ́ ṣe fún mi yìí láà

Ọlọ́run bá sí àwọn kinní gbogbo tí ń ṣe wáyẹ̀ tán rí lójoojúmọ́ yẹn Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ sí ní ẹ́ bí matajir bí ìkátàkárà fún wa Ọlọ́run mọ̀ọ́mọ̀ sí ní bí ó fún wa lè tá mọ̀ jèrè bẹ́ẹ̀ á mọ̀ fàwọn kinní ẹ̀jèrè lọ́dọ̀ Ọlọ́run in tọ́lọ̀ bá ṣe fún wa mathalan nǹkan nínú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀bá èyí tó bá mọ́ lò wọ́n ni wà turuqan yasiluna minha ilayhi ọlọ́run tún wá mọ́ mọ́ fi àwọn nǹkan tó fi kàn wáyìí láwọn kádàrá kádàrá tó kọ̀ yí pé eléyọ́sẹ̀lẹ̀ báyìí eléyọ́sẹ̀lẹ̀ báyìí èyí tó dùn mọ́ ni àtèyí tí lè tó ṣe pé àtàrà àwọn kìníyàn o òun lẹ́gbà dọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹmẹ́gbàgbé ọgbọ̀n sùúrù láńsọ ìyẹn tó bá ṣe sùúrù ní o gbogbo tí ń ṣe ọ̀yẹ̀ ìyẹn tó bá ṣe sùúrù ní o ọ̀rọ̀ sùúrù wallahi kò sí overemphasize wọ́n ní kama الذين إذا دعي إذا دعي يوم القيامة كل أناس بإمامهم النبي tó ṣe pé tán bá ń pe gbogbo àwọn èèyàn ní yawm al-qiyama pẹ̀lú ìmámù wọn wọ́n máa pe oníkálùkù àwọn èèyàn pẹ̀lú ìmámù wọn ay annabi wọn gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tafsir a tí wọ́n máa pe àwọn pẹ̀lú ìmámù wọn du'u bihi salawatullahi wa salatuhu alayhi mo pe àwọn mu'mini pẹ̀lú ìmámù wọn tí ń ṣe annabi Muhammad sallallahu alaihi wasallam wọn lọ́lọ́fin sọ ní Qur'an yawma tud'u kullu unasin bi imamihim ọlọ́run níjọ́ tí wọ́n mọ̀ pé gbogbo ìgbàlú ìmámù wọn so ìṣẹ́kùn sáwọn sọ pé gẹ́gẹ́ bí ànẹ́bí wa ṣe sọ ànẹ́bí tó ṣe pọ̀ là ń tẹ̀lé kì í ṣe ìtẹ̀lé ahọ́n nìkan o ìtẹ̀lé níbi ìwà ní o ìtẹ̀lé níbi ìṣẹ́sí ní o ìtẹ̀lé níbi ojú ọ̀nà níbi ẹ̀sìn tó mú wá ká má ṣe ẹ̀sìn pẹ̀lú eh, àyàfi pẹ̀lú bá Ah, ah, ọ̀rọ̀ mùmìní sí mọ̀fà ọ̀rọ̀ mùmìní tó jẹ́ olùgbàgbọ́ òdodo ni o ajaban ó sí mọ̀ ọ̀rọ̀ mùmìní ma ń jọ lójú anẹ́bì ló ń sọ bẹ́ẹ̀ tó ń pé anẹ́bì ló lórí àwọn mùmìní Allahu akbar anẹ́bì ni inna amrahu kullahu ajabun gbogbo alámọ̀rí mùmìní láyé èèmọ̀ ni gbogbo àfíẹ́s mùmìní èèmọ̀ kí kínìdí la yaqdi Allahu li mu'minin qada'an illa kana khayran lahu Allahu akbar Ọlọ́run ò ní kọ kọ̀dọ̀ ǹkan Ọlọ́run ò ní kọ kíní kan ipé yóò ṣẹlẹ̀ sí mùmínì báyìí báyìí báyìí báyìí yálà èyí tó nífẹ̀ẹ́ sí ni àbẹ́yìí tó kórìíra sí illa khayran lahu àfi àìkí rí bí àdọ́kà pé wallahi nahnu fi ni'amin adhima kódà tó fi mọ́ present situation ta wà nínú ìlúwa láwa mùmìní wallahi ni'man wallahi ni'man ọlá nẹ́bí sọ sallallahu alaihi wasallam Ànábì ní in asabatuhu sabra'u bóò lọ́rọ̀ mùmìní gbọ́ pọ́ǹtì yẹyẹ ò dákò alámọ̀rí mùmìnì bí gbogbo ẹsẹ jẹ́ khairi ni wípé in asabatuhu sabra'u shakara fakana khairan lahu annabi ní tí dáadáa bá ṣẹlẹ̀ sí mùmìnì shakara yóò dúpẹ́ kò ní yọ àyọ̀pọ̀ rá ẹwùn kan tí dáadáa ni ó ṣe yóò dúpẹ́ kò ní wá sọ dáadáa àṣẹ bí ìwà mùsùlùmí ṣe kó sí ilé ìwà mùmìní àṣẹ kò yẹ kọ́lọ̀ọ̀bá sí ọmọ fún wa ẹlòmí tí ń wọ́ ọmọ láti bí ogún ọdún 10 years báyìí kẹ ìrọ́mọ bí gbà tí wọ́n wá tún bí mọ́tán ìjú àti lù tọ́lọ lóhun òfẹ́ olófi sán fọ́lọ́hun ẹlòmí ọtí náà fi ń sèkó nígbà tó lówó ìwọ ló sá ọlọ́run dákun ọlọ́run tó bá bùnmi dúkìá bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ nígbà tó padà lówó só fi dúpẹ́ àwọn yóò gbọ́ yín pé nínú kéèyàn fi nǹkan dúpẹ́ nínú kéèyàn dúpẹ́ àdúmí ah, alhamdulillah rabbil alamin kọ́nà tó post ẹ̀ sórí status alhamdulillah yóò tó post ẹ̀ káàkiri alhamdulillah ó rò bí yóò ti dúpẹ́ rárá o in tán gbẹ̀lọ pẹ́kọ́ wọn tó bá ti fẹ́ ní wí tán alhamdulillah in tọ́lọ̀ bá fún ọ̀hun ó tún wá ń sọ́dọ̀ ọlọ́run ó tún ó tún wá ní fi ṣe tí ó mọ̀ bí ọlọ́run nínú wọ́lọ́ nínú tán pè lọ gbẹ̀gbẹ̀ ọdúpẹ́ kálọ́mà ó dúpẹ́ fọ́lọ́run o wo ara alámàrí mùmìní tánàbí ń sàlàyé bí anẹ́bì ní gbogbo alámàrí mùmìní khairu ni kí nìdí tí dáadáa bá ṣẹlẹ̀ sí mùmìní yóò dúpẹ́ ẹlùmí àní dáadáa ṣẹlẹ̀ sọ́rọ̀ mi yí tún kọ̀m̀pé ní sẹ́ mọ́sàlán wọ́lá takí bí i 5,000 naira ló mẹ́kì lóṣù ó yẹ kó mọ́ dúpẹ́ tó fi kú ni ó lè dúpẹ́ 5,000 ẹ̀tọ́ tó fi ẹlùmí tó àwọn complain ah ẹ́ òṣòwò lú ẹwà wo 5,000 pẹ̀lú àwọn gbà àìdẹ̀ ṣokòrò alahadal kọlìlì so ti dúpẹ́ kọlìlì tẹ́kọ́ tó mọ́ complain so ti dúpẹ́ ilé ìta wallahi kó jẹ́ pé bí 500 naira pẹ̀lú ló mẹ́kì lójúmọ́ 500 naira alhamdulillahi rabbil alamin ìmìdúpẹ́ fọ́lọ́wọ́ ó mọ̀ lóore nínú ọkẹ̀ ah ẹlòmí ò rí 500 naira yìí ẹlòmí tó bá rí ọ̀tọ̀ ní 500 naira pé ah ẹ̀yin lówó bóyá ẹlòmí tó bá àtàrọ̀dálẹ́ bóyá ní múrùmárùn-ún kan lọ́wọ́ lẹ́kẹ́kẹ́ rẹ́nìkan bún gàrí rẹ́nìkan bún lómi rẹ́nìkan bún kíní rẹ̀nìkan ó títán ma bá láìfù tí ẹ lọ kò rí ìkẹ́kẹ́ tó ìtí wọn rí ẹ mọ̀ kí gbogbo bí ò bá ṣe wù kálámọ̀ rẹ̀ lè tó mọ̀ pé tí ẹkọ́ ló le jù in asabatuhu sabarahu shakara fakana khayran lahu tí bí mùmínì ṣe rínú o tí dáadáa bá ṣẹlẹ̀ sí mùmínì yóò fi dúpẹ́ fọ́lọ́run ni tẹ́nìkan bá bá ah kí ni ẹjá ẹmọ́jà fẹ́ lè dúpẹ́ fọ́lọ́run ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ọlọ́run ò gbọdọ̀ sóre fún wa kásọ́ ọmọ fi sẹ́lọ́run náà ká mọ̀ rí ní chance àti fi sẹ́lọ́run Allahu akbar annabi tún tẹ̀síwájú ó ti rí pọ́ìntì àkọ́kọ́ báyẹn pọ́ìntì bí mùmínì bó ṣe jẹ́ pé gbogbo ayé mùmínì khairi ni annabi ni pé wà in asabatihu dọ̀mùrọ́ù sọ̀bàrà tí aburú bá wá ṣẹlẹ̀ sí mùmínì ah kini ní ìkan ọ̀tẹ̀ sọ̀bàrọ̀ yóò wá ṣe sùúrù wọn ò ní pé yóò mọ̀ complain ah ah ah ah ah ah kí wá ní báyìí ẹ wá wò eh ah eh eh eh complain complain complain complain complain náà ni kí complain yẹ ti wá pọ̀ jù ó ti wá fọ́ wa lórí complain wá bò wá lójú kò níbi káwà mọ̀ rí níma àwá kí rí níma má ó kàdà wá di pé akọ̀dà wá di pé àìtẹ́ kí rí khairi má ṣàkílẹ̀ tó pé oye rí dáadáa má wallahi kò sí bó dáadáa sí kò ní jẹ́ dáadáa lójú sí ibi tẹ́lu mi tó ju dáadáa ti ẹ ti fọ́ kì í rí dáadáa má láyé ti kéne kéne abú kìíní kìí rí dáadáa má láyé ti kódà kìíní ẹ nígbàtí wọ́n padà gbé pé aburú láwọn government government aburú aburú aburú táà jẹ́ ọmọ yẹra pàà gẹ̀lá aburú mọ́ lẹ́fìkà àwọn government mọ́ tẹ́kẹ̀tà wọ́n gáwọn sí pa ẹni yìí síṣẹ́ fa àmọ́ tó privilege láwùjọ aburú ni gbogbo bá ṣe tún sí gbogbo ọ̀nà káàkiri báyìí tó ní kálùkù orí kìníkà kìnìkan ọ̀nà kìníkan fẹ́ ṣe bíjì kan fẹ́ ṣe kìníkà yóò ah, alhamdulillah mashallah ah alhamdulillah ìlú mi ò lélẹ̀ kí lẹ́yìn tó ń sọ dédé ìtọ́ akánu ìyánjọmọ̀ ìlú ẹ̀ẹ́sẹ́ títì ah, nígbàtí wọ́n òṣèṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ni ọmọ Nàìjíríà mọ́ tán pè lẹ́yìn dúpẹ́ mọ́ àmọ́ in àsọ́bàtùgbó ẹ̀ṣàmọ̀rọ̀wú ṣàkàrà àgbọ́ṣùkùnrin mọ́ bọ́ọ̀lọ̀ bá ṣe tó yẹ fún wa ọlọ́njẹ́ orí àwọ́fẹ́ ẹ̀ṣẹ̀ láti ṣe ìlú àtọlórin láti ń ṣe ìyàwó ẹ̀ṣẹ̀ ní ṣe mítàbí dúpẹ́ fọ́lọ́run bá tún rí dáadáa ojú wa ti fọ́ àdá màmá a ní kò sí bó ṣe lè fẹ́ ìtò kódà kákọ́ kí ní kan tó ṣe kí ní ọya wọn ìta ìyẹ̀ fi ń dúpẹ́ nù there was a time tí mo lọ sí ọ̀fà ìgbà inú ẹ̀ṣẹ̀ fẹ́ títí ọ̀nà mọ́ yóò lọ straight báyìí tí ní tèmi ń dùpá ah, alhamdulillah kí dẹ̀ lọ́mọ́ jẹ́ kí nìyàn dùn gbogbo tí ẹ̀tìkà nínú àdíta nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àti Qur'an báyìí báyìí báyìí mùmí ní ṣe mọ́ ń ṣe ní kéèsì báyìí Islam ti jẹ́ yíwa pé a mọ́ ń spread dáadáa wọn lórí ni tàbára wà búrú wọn àwà lè sọ ẹ́ eh, àmọ́ hmm, bá wọn bó à ní mọ́ expose wọn bẹ́ẹ̀ ni à ní yìnbọn lórí agbúrú àmá ní expose wọn àmọ́ sọ pé àmọ́ sọ dáadáa bẹ́ẹ̀ mi ṣe rí lè ẹ wádúgbé ó dọ̀tọ́lọ̀ ti fi save one bill wọ̀ lẹ́nu mọ́tò lè yìí àwọn ìyá kàtàkà kàtàkà lè kí ni gbogbo wọlé yẹyẹ yẹnìkan ẹwà ń ṣe títì ṣe títì láàmà jẹ́ ní yẹyẹyẹyẹ mọ́wọ́ pé ah, bóòlù rí àwọn yẹ́ kí ló dé tó gbíwá gbọdọ̀ kú débi pé àdá ní mọ̀mọ̀ láyé wa a ní ibi tẹ́lómi worst dẹ́sẹ̀ a ní kò sí mẹ́ṣe lè sí oore fún tó kò lè dáma sójú tí ẹ wá fọ́ ní só orí pé ní ẹ̀mà lélé ìní ok kọ́kọ́ dú ok sí bí ọ̀nà ló ń káyà Kùránì láyín ṣàkárùtún làzídánàkùn kí ni túnmọ̀ láyín ṣàkárùtún kí ni túnmọ̀ rẹ̀ ọlọ́run láyín ṣàkárùtún tẹ́ bá dúpẹ́ díẹ̀ tó wà lọ́wọ́ yìí yo ah, ah, alhamdulillah ẹ dúpẹ́ fọ́lọ́ àbí ọlọ́run wà sí fún yín kódà tó fi máa wò lórí ṣe bí wọ́n pè kí ọmọ sọ kí wọ́n ni yìí ní ká lè ah orin táwọn ẹgbẹ́ táwọn lórí ṣe báyìí mọ́sàlán àwọn lórí sí ọ̀nẹ́bì gbogbo ọgá ìlú ń kọrin ẹ̀yìn fún wọn ha ọlọ́jọ́jọ́ fáwọn olórí wa orin wọ́n tún ah àwọn lẹ́tún ah oya oya oya ẹ̀tún ṣe mí àmìyàn ń ṣe kí nìkan èpè lẹ́fi ránṣẹ́ sí ń kọjá ládùúgbò yìí ẹ̀tún lọ́ra pí ọ̀tà kalẹ̀ olórí Ah, kò ní oníkàlùkù ti wá bí pé àwọn èèyàn dàgbà lé kí ní ẹlòmí ìgẹ́ tó bá sọ wípé tó bí ètì gọ́ọ̀mẹ́ntì gẹ̀wà láìkọ̀ máa kò mọ̀ kí ní ṣe fún ọ ha ah, àwọn olórí wọn ò fún mi ń ṣẹ́ primary school kọ́ ni wọ́n wà ní àbí secondary school kan tún fún ọ́n ṣẹ́ ó di pé kí ní ẹ̀tí wá di flow of the society ẹ wá obi kẹsì wá ń worst sí bó ṣe ń worst yẹn mùmìnú ọmọ ogun sáwọn ọgbà nẹ́bí pẹ́ ẹdú sáà ti fẹ́lì níbi ọgbà nẹ́bí báyìí ṣé gbogbo ti fẹ́lì níbi báyìí gbogbo nímọ̀ tọ́lọ̀ bá ṣe fọ́ sóò dúpẹ́ ókè àwọn èyí tí ní orí odò sí ọmọ rẹ̀ kú ni ẹ́ iṣẹ́ bọ́lọ́wọ́ rẹ̀ ni kìníkà kìníkà ni àbẹ́bẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn yẹn máa ń sí ni ìjí ò ṣe sùúrù kìníkà tún àtàgbọ̀dọ̀ o tàbí padà tún kàwájú náà kò sí nínú complain fáwọn èèyàn kéèyàn sọ di manhaj èèyàn pẹ́ tó wá ti yóò tún wá kọ̀mplẹ́nù ha ẹwò tẹ́bà bẹ́bí ṣe ń pàmí tó à kódà ìyà ń jẹ mí o yéyéyé wallahi kò sínú sùúrù nínú tamami sabr oní pé kíyàn lè ṣe sùúrù kíyàn lè mú nǹkan mara yàtọ̀ sí pé èyàn lè but kíyàn sọ di àádáyà dìgbé kulla complain halilu mi o sórí bó ṣe mú gàrí lọ́wọ́ ó yẹ ó mú gàrí ó tún fi ṣúgà sí olówó ni ó ó fi ṣúgà sí gàrí ó tún ara kúrẹ̀ lórí tó rẹ jáde dẹ́fà ó tún ra bẹ́skẹfà ó tún ra bẹ́skẹsí ó tún fi ọ̀tà tó tutù ó tún já búlọ́ọ̀kù sínú rẹ̀ ó tún fẹ́ pàṣẹ sí gàrí ni wọn nìkan mú bí ṣe ah Nàìjíríà yóò dá nìyí yóò dá ó sì mú gàrí pẹ̀lú bí ọ̀tà tutù orí pé nǹkan sí ọ complete a ní ẹ̀lú ní òtún 7 oúnjẹ bẹ́ẹ̀ ló shoprite bẹ́ẹ̀ ló ń jẹ chicken republic bẹ́ẹ̀ ló ń jẹ ogbó ẹ̀ bó ṣe ń tún wọ mọ́tò lọ ah Nigeria ti worst ah Nigeria yóò dá ah, ah, ah. ìgbà orí tó wà kí náà pè ní kẹ̀ndà gẹ́gẹ́ in asọ́bá tí wó dọ̀bùrọ́hú sọ̀bàrọ̀ fàkánà khayran lahu tí a burú bá bá mú mi ní kí ní ẹ̀dùn ṣẹ́rí kí ní kàtúwà wà ó tábúrú bá báyàn kò mí gbẹ́kò ní àmọ́ kí ló ń gbé sùúrù sùúrù ní kò mọ́ asọ̀sọ̀kúsọ̀ sùúrù ní kò mọ́ òrùkú nípa ọlọ́wà ẹgbà tó ma nẹ́bí kú sallallahu alaihi wasallam Zainab anẹ́bí ní pé innal ayna la tadma wa innal qalba la tahzan wa la naqulu illa ma yurdi rabbana aw kama qala sallallahu alaihi wasallam anẹ́bí ọmọ ànábì kú sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú wa ń bàjẹ́ èyí ò takọsọ́bù ah ojú èyàn tó bá súnmọ́ èyàn tó kò sí ojú yóò dámi ọkàn yóò bàjẹ́ alimani ànábì pé àmọ́ à ní sọ nǹkan kàfin tí ó dùn mọ́lọ̀ bá wá ní ànímọ̀kẹ́ ah aláàánú mi lọ aníwá sáànú mi mẹ́bá yìí bó

èmi ò rí ìlú kan tó lè gbádùn tó wà ìyìn rí wọ́lá ìyìn gẹ́gbẹ́ exaggeration èmi ò rí ìlú kẹsẹ̀ tó lè gbádùn tó wà nílùú tàbí a máa ní sùúrù ni tàbí ma ń dúpẹ́ fọ́lọ́ọ̀bá tàbí ma ń gbógun ti àwọn tán ma ń kó wa lọ síbi máa dúpẹ́ ẹnìkan dé sẹ́gbẹ̀rẹ̀ báyìí ah àwọn afá iná àkà nàíjíríà jẹ́ tó bàjẹ́ bàbẹ́ iná wọ́n náà tán bàjẹ́ mọ́sàn lẹ́gbẹ̀ẹ́ tèmi o ha wallahi wo àwọn ológun ọ̀tẹ̀ tí wọ́n bàlú jẹ bàbá ẹ̀yin náà wọ́n lọ́nà tán bàjẹ́ èyí tẹ́yìn náà bó mo ṣe ń bàjẹ́ èyí tẹ́yìn náà ń kọ̀m̀plẹ̀ náà ìbàjẹ́ kan lè náà ṣe yẹ sẹ́bẹ̀ ìlú ẹkẹ mọ́ sọ̀báwà ọmọ kéèkéé kódà kí ní ẹ̀kọ́dà wà bá débi pé àdítẹ́bá wọnú gbogbo gẹsẹ̀ ẹ̀kọ́dà wípé ah, àwọn tó fẹ́ jágbàlagbà tó fẹ́ ní hírífù galu ju àwọn ọ̀dọ́ lọ bẹ́ẹ̀ ni ṣáwà kó báyí tó ní ẹlú ìmúkẹ́ lùmí ọ̀tọ́ kẹ́ nìyí ó ti wà láṣàfá sàárè ṣàfáhófúrọ̀ wọ́n láyé tí bèbè sàárè ló wá tó ti bẹ́ ẹ̀dàkùn sáàkù ayé lọ sí sánmà ní tẹ bá sí ọkẹ ẹlùmí wàláhì dúníyé okùn ọkàn wa ní ẹlùmí sí believe kébọ̀ sọ̀rọ̀ yóò mú ma di millionaire at what age 85 mú sí ma lówó mú ti ń work láti 18 kìníkan ó sì túnbí kó tún lówó nínú ayé tó wà yìí ayé kékeré létòkú ọmọ 40 to ba ni àkáì tó bá ti pé 40 sàárè ló ẹkùn bọ̀mù báyìí ọlọ́run sàánú rẹ̀ ó wá ti pé 40 years wà láì sàárè ló ẹkùn bọ̀mù báyìí pé ah sàárè ti súnmọ́ mi ó jẹ́ títí wá gbẹ́rù lé 50 ó ti wọ 60 lọ gbà pé ó ti kú already kódà kó mọ́ live gbà pé mọ́ títà rẹ̀ wípé wà láì ló sàárè wà báyìí hákàdà yà ń ṣe olùmọ́kùnrin mímú mi ní live lélẹ̀ àwọn kan live ayé bí àwa àlọ bí ìpá ní kó ń bẹ̀ mọ́ ṣe bí kí ní ẹni ò já ní a ti bílífà ayé gẹ́gẹ́ ni àmì ìtò bá nílà kẹ́ tó ti wẹ̀pá ayé ní kankọ́ tó yí tàbá kò láyé àtún lọ bìkan kódà kò sí tó lè ṣe mí kókò tèmi ní pé bí tí mo lọ wọ̀ bọ̀lọ̀ bàjẹ́ lákàtẹ̀ yẹ ìṣòlù mọ́kùnrin ẹ dákun ẹyọ mọ̀ yàwá nínú ẹ̀sìn ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ dẹ̀ jẹ́ ká jẹ́ amiruna bil ma'ruf nahuna 'anil munkar tó bá débì kọ wọnú mọ́tò ní ẹnìkan sọ bàbá màmá ẹ jẹ́ káwọn náà lọ change wa wa ẹjíká náà change ẹjíká náà bẹ̀rù ọlọ́run ẹyẹ complain mọ́ àwọn náà complain náà bẹ̀rẹ̀ ń bìkan ni àwọn náà stop ẹ̀ láti bìkan náà ni ah yóò yes sir no no no kò need ṣàlàyé fún yàn bẹ̀rẹ̀ ti yà áṣà ok ẹni ẹjíká wù ok ẹni pẹ̀lú ọ̀dá kí níkà ọ̀dá ṣe àwọn kọ́lá ń sẹlọ́run ẹ má dú abúkítà ṣe lójúmọ́ ìgbà tó bá fi ka ẹ̀sẹ̀ bí mẹ́rin ó pọ́sù kẹjẹ ti kó sí kan bẹ́ à ń parọ́ sóòyìn parọ́ àyẹ́ ah, ń

وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته